kí ọba tó ṣe Ìlọrin ní موطن العلماء ومنبت الفقهاء ومنهل العلماء الإسلاميين مدينة الإلاري نفسها إلو لارفع يطعطع عرض بي قيما هذا الحي قطعت الله قطعت قرعة قطعت لطعوا أي أجازي wàhálà jìrọ̀ kápọ́ tọ́rọ ọ̀sọ́rú ilé màtẹ́títà tó wà yí gaga nọ́mbà orí ìrìfẹ́ ibi tí màá màlò tí tí ó rù ní tọ́láwà yìí wọ́n iná ibi tí mọ́nì tí tí ń dàgbà sókè tí tí ń tilẹ̀ tí tí ń kárí ìlú lọ́wà yìí wọ́n ibi tí wọ́n rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ àtẹ̀sí ó tí ó kárí ìlú ìbẹ̀láwà yìí. Àrí ìsìfà tó tẹ́láta. Gbogbo àwọn ọ̀rọ̀ mẹ́tẹ̀ẹ̀ta àtàkálẹ̀ yìí. Àwọn ọ̀rọ̀ yìí romi bẹ́ẹ̀ àtọ́kọ́rí ẹni máa ń tẹ́lò bí ọ̀tà rẹ̀ ìṣẹ́rí. لا تشتبه أبدا في حي أو مكان أو في أحد إلا من رحمه الله Oòrùn olùkójọ olùkójọ olùkójọ sí ìlú kàbáyé kan kan láwọn ń tààrí ìkọ́lọ̀ mọ́sàánú rẹ̀ ọlọ́run ti ẹ̀sàánú ẹ̀ ní ìkójọ síbẹ̀ bọ́lọ̀ bá ti ẹ̀sàánú rẹ̀ ní tààrí ó fi kójọ síbẹ̀ wal-iman. ó wá ní ìmánì kó gbà fọ́lọ̀ ń pè ń bọ́lọ̀ ń bá fi lóṣù ó fi. wal-ihsan. kéèyàn wá bí ìwà rẹ̀ àti sóyẹrẹ kó fi tẹ̀lé. ìsáàbà àkójọ síbì kan àbúlọ́dọ̀ ẹnìkan àbẹni ọlọ́run bá fi sáà ti sànú ẹ̀. ẹni ọlọ́run bá kẹ́ ní òfin mẹ́tẹ̀ẹ̀ta kẹ́ ó sì fi kí àdúgbò tá a wà yìí. alábẹ́ sáka mímọ̀ lọ́dọ̀ àwọn náà ń ọlọ́run àgbàjì yìí ni tàbátì fẹ́ táàkà ibi ọ̀dá ìjẹ́ ni ọlọ́run náà ni nì. ó lè wà fúnyàn kọ́mọ́ mọ́ọ̀sì èyí ni wọ́n jẹ́ lọ pa lẹ́sẹ̀ kan náà ẹ̀bà wọn àti lágbàgbé orílẹ̀ kí ó ní àrí jẹ́ ń sáré kí ẹ mọ́ bínú ọlọ́run sọ kan sí méjì sí mẹ́ta ọ̀tọ̀ ń ìmù jáde ń bẹ̀ ìsìláàmù jáde ń bẹ̀ ìsánù náà wá jáde mo ti sàúsù lẹ́ẹ̀kan àmọ́ká tó ti tó rọ́kùnrin burú púpọ̀ أعوذ بالله من الشيطان الرجيم ومن أحسن دينا ومن أحسن دينا ممن أسلم وجهه لله وهو محسن واتبع ملة إبراهيم حنيفا واتخذ الله إبراهيم خليلا ومن آخر دينا من الإسلام الإيمان الإحسان بلاتي الحياة الطيبة بلاتي وهي قطو إلوري níwọ̀n bá sókí mẹ́lẹ̀ àtàgbò ti Màdínà nínú àwọn bùldánù yóò fi Nàìjíríà láti yàbọ́tò Kánò Sókótó Bọ̀rọ̀nú àwọn akọ́rí ìlú tó tún jọ bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá bí Ìbàdàn àtàwọn ìlú yòókù lọ bẹ́ẹ̀ Ìṣẹ́yìn Ṣakí ẹgbẹ́ ìkírun bí jájí kírun ní jẹ́rẹ̀ ìwó èkó ní ìjẹ̀ tó kó nǹkan mí ìsinú ìkú náà ni àmá àwọn afọ́ mẹ́bẹ̀ àmá ìlọrin bàbá lọ́dà ìlọrin ọ̀wọ́n ẹkú ìwẹ́ táwò ìgbá àyà mọ́ bẹ́nú ara ìdodo ọmọ bẹ́nú ara eré àti mọ́ bẹ́nú àti ní eré ìlọrin ẹnìkan báyìí ẹkùn tí ò gbígbọ́ ẹ̀rí ìlọ onímọ̀ ìgbà àyàrọ̀ ní wọ́n gọ́ níborí àgbà ìjìnlẹ̀ sọ́dọ̀ Ìlọrin torí bẹ̀ ní nǹkan kú síbẹ̀ lọ́kàn wà ọkẹ̀rẹ́ sì ń darí owó nǹkan ń wọ́n láwọn afọ́dáka rẹ̀ tí ó sẹ́ni tí ó kà sí bá rẹ̀ àbí tí ó kà sí bá rẹ̀ àwọn ayọ̀ pàtàkì jáde ń bẹ̀ nígbà tó ti yí àwọn àfá jáde ìpìlẹ̀ olóòrùn ọdí èyí tẹ́gbọ́n wá ní pé mẹ́ pé kò tó jẹ́ àgbàjì máa ọlọ́run ní wọ́n fi hàn yí kágbàjì náà tẹ́ àwọn jáde mẹ́ kí ló sì fa jáde ǹdọ́ fa jáde náà lọ ووأنك نبينا ممن أسلم وجهه لله ní ẹlẹ́sì Islam tó pé tó rẹ́ pé tí ìbá jẹni àwọ́ olè yá ọkọ̀ orí rẹ̀ balẹ̀ bọ́lọ̀ kò bí balẹ̀ fún kan míì kàmìn alìmì àtìlàmà wọ́jẹ́ àwọn olèrè ìrìnlá alìmù sí ni ẹ̀rìfà mi tó ẹ̀ àwọ́kọ̀ sí Islam min ajìlò tọ́ mi ó gbé kan ọwọ́ àtìlàmà ìrìnlá lẹ́yìn ìsìlámù máa dúró àti kí mẹ́rin ó tẹ̀lé ìmọ̀rin èèyàn níjọ́ ìsìlámù igbá igbá ìsìlámù tàbí lọ ìmọ̀rin èèyàn níjọ́ dàbí mẹ́rin lọ́wọ́ واتبعني لك إبراهيم عنيفا واتبع عنيفا إبراهيم داني عنيفا ثم صددا حنفاء حنفاء إخلاص تصوف Hanifa wípé nàkọ́ àgbẹ̀tẹ́ ọ̀pọ̀ ọmọ sọ̀fà Ibrahim ló ní alhànàfíyà, alìmẹ́lẹ́tò alhànàfíyà. Àmì Ibrahim kò dáǹkẹ́ pọ̀mọ́lọ̀ níbi bíbí mọ́, kò dáǹkẹ́ pọ̀mọ́lọ̀ níbi lílo ọkọ̀, kò dáǹkẹ́ pọ̀mọ́lọ̀ níbi wíwú, kò dáǹkẹ́ pọ̀mọ́lọ̀ gbogbo ọlọ́run á ṣe. Wọ́n tẹ̀bá nílẹ̀ ọlọ́run fi àdáwọ̀ pàṣẹ ọlọ́run fi ìdààmú dáwò alárìnká ní díje lẹ́ lọ́nẹ́bẹ̀rẹ́rìnà ó rìn kí ó bẹ̀ ṣù ọlọ́run á dá alágbàtà ó ní ìníjá ìrókàlẹ̀ nẹ́sì máa kọ́dà kọ̀ gbàgbé oníwọ̀wé tó yí àti tó àfáà ní ìjẹ́ ti ẹ̀tàn òní sẹ́kùn dandan lè mọ́ bàbá tó wá lọ lé tọ́lọ́ bàbá wa lágbàjì ń bí tí wọ́n kọ gbogbo ayé kéwú tó ègbó lé kéwú tí wọ́n tún sọ èèyàn sí màlẹ́ ní ó tún fún lọ́mọbìnrin fẹ́ tí wọ́n á kó bá gbogbo wọ́n kó líle bá gbogbo ilẹ̀ Yorùbá pátá àgbàdì náà ni a kí wọn tó bá ti kò ti mọ̀ ní bàbá wa ní sáwà a kí wọn bàbá ìmọ̀mú àgbà jẹta àná a kí gbogbo wọn gbogbo ojúlé mẹ́rẹ̀ mọ́kànlá a kí gbogbo wọn lọ́tọ̀ọ̀tọ̀ ṣùgbọ́n kí ní jẹ́ àyàtò tọ́yìnbà orí àwọn tó kù lẹ́yìn kí ládá sáà máa ń rí wa tó lọlé ààrẹ mọ́ọ̀tù mọ́ọ̀tù mẹ́ta nílẹ̀ àyàtù mẹ́ta nílẹ̀ àmàbìnrin ìmọ̀ ìsàlàyé àlèmà okú kábùlà lẹ́hàáàtì kéèyàn okú kó tó tẹ́ kéèyàn àlèmà okú kábùlà lẹ́hàáàtì ẹ̀hẹ́ kéèyàn ọmọ sí kó tó dígbé ń bẹ ikú tá kọ́kọ́ kú ká tó wá kù sí àyè òun ní jẹ́ àlàádà àyè sírí lọ́kọ́kọ́ sáájú wa فذلك للكائنات الحية Ilé ìwọ́n máa jẹ́ ti gbogbo tí máa ń jẹ́ àlàyé àbẹ̀mí láyé àti kọ́kọ́ sáyé kàmbẹ̀ ní alamu adami, alamu kò sí àti pè ní ìgbẹ̀ta, mọ́ọ̀tù ló sáájú, àtúkọ́bla àyà, bẹ́ẹ̀kì tó sáájú láì. Wọ̀lùmọ́ọ̀tù fi lẹ́ ikú kan lòun náà ọlọ́wọ́ ti kọ̀ wá àkọ́lọ̀ méjì ló ní gbéyàn kú kó tó kú ń bẹ láyé o àmọ́ ti kú kó tó kú ó ti kú kalẹ̀ ti kú ó ní túnmọ̀ sí ẹ̀ ó ní túnmọ̀ sí ẹ̀ lọ́tọ̀ táálíkà yọ́wọ́ máa ń jẹ́ táálíkà lè kò fà ọ̀rọ̀ hmm? táálíkà irú àyájú bẹ́ẹ̀ kí èèyàn kú kó àwọn kèfèrí àwọn mọ̀lẹ̀ ìdí lónìí bàbá àbí wọ́n pé alẹ́já ìlú ní àpàmọ́ òkè kọ́bùlà mọ́ òkè wọ́n láàrín mọ́ náà kankan kìí tó wá jẹ gbogbo ẹni tí ò lè kọ tí ò lè kà lòkú ẹlòmí rẹ̀ lè kọ ó lè kà àmó ti kú kó tó kú ẹni tí ń gbé ní èèyàn ni àmàkó náà ti kú eré òkú ní jẹ ọkọ̀ òkú ní jẹ ẹ̀jẹ̀ òkú ní mu ọmọ òta ọbìlàmọ̀ ó ti kú kó tó kú torí kò kúkú ló ń ká àlàyé ní kò kú nílò òun náà ti kú kó tó kú àkàwọn òní kọ́làbọ́ lówó kọ́làbọ́ kọ́lé fún àmọ́ra rẹ̀ fàmọ́ta ọmọdé mọ́ ti mọ́ wà láàrin mọ́ náà wà ní mẹ́rẹ̀kù ọba ayọ́ wà láàrin mọ́ náà wà ní mẹ́rẹ̀kù ọba ayọ́ nígbàtí ọba ti ṣe mọ̀náza lójú oorun àwọn òkú ní ọmọ bá alìmọ́ọ̀tù kọbùlà alìmọ́ọ̀tù ikú kẹta àbá alìmọ́ọ̀tù fi láàáhì kọbùlà alìmọ́ọ̀tù ayà rẹ̀ kọ alìmọ́ọ̀tù ìtàwílẹ̀ kan ayà rẹ̀ lọ́n kẹ́ ní alẹ́dínà káfàrú alẹ́dínà káfàrú wáfàdú wọn pẹ̀lú ìlúláàhì tó máa tú àwọn àwọn tẹ́sà ìmọ̀ orin tí gbogbo tọ́lọ ń wí pé mọ́sẹ̀ èyí ni ó tẹ́ tí wọ́n tẹ̀lé tí wọ́n tẹ́ tí wọ́n fẹ́ wà máa tún àwọn akú lórí pé wọn ò ní gbàtẹ̀ mi ní ìṣe ilé mọ̀ fẹ́ kọ owó mọ̀ fẹ́ ní bí bàbá ìbájọ́ rẹ̀ ní ọjọ́ bẹ́ẹ̀ máa wò ó sọ̀rọ̀ wà máa tún àwọn ọkùn pààrùn ún wọ́n kú lórí pé wọn ò ní gbàtọ́lọ́ ما كان الله ليجبر لهم ولا ليهديهم سبيلا إلا سبيل جهنم عصني خالدين فيها Àwọn ní irú àwọn bẹ́ẹ̀ wọn ní mọ́nà tí wọ́n ìkú láyé nítorí tí ń fẹ́ ló fi fàtẹ́là tó fẹ́ lérí tí ọlọ́run fẹ́. Irú bàbá wa tọ́rọ ilé òsì àyá ti lú èyí o. Àyẹ̀máwó tó kẹta alìmọ́tò fi láàáhì pọ̀bùlà ìmọ́ọ̀tì kí wọ́n á kú torí ọlọ́run kó tó kú èèyàn tó ti pa rẹ̀ tọ́lọ̀run kíkú tó dé hayatò ẹ̀mí nìkó kú èèyàn tó kú kalẹ̀ tó kú sọ́lọ̀run nítorí pé àdá olùwàjìbájú wal ma'mura ومن حيث اجتناب ń pa ìyá jẹ́

bàbá yí láìpọ̀ àwọn ẹni rínú nì láìpọ̀ àwọn tó wọ́n tààrà àwọn kọ́lọ̀ tọ́lọ̀ pé iná ńlá sára nínú mọ́mìnì na àǹfúsà ohun àmúwálàhùn لأن لهم الجنة يقاتلون في سبيل الله ويقتلون ويقتلون وعدا عليه حقا التوراة والإنجيل والقرآن ومن أوفى بعدل من الله فاستبشروا ببعيكم الذي بايعتم به التائبون العابدون الحامدون السائقون الراكعون العابرون بالمعروف والناهون عن المنكر وجمجي كما رأيت تيكو هذه هي أعماله وتلك هي صفاته التي مات عليها من شق على شيء شاب عليه ومن شاب عليه مات على شيء مات عليه ومن مات على شيء خلف عليه ومن خلف على زين حوسب عليه ومن حوسب على زين جزي عليه ìlú àwọn agbẹ̀kúnnù ààrí ilé tọ́pọ̀ kàjú wọn lọ́rùn ààrí mọ́tò tọ́pọ̀ kàjú wọn lọ́rùn bí ìbá ṣe tí bá jẹ́ láwọn ọmọ ìrí nǹkan méjì mẹ́ta pín àṣà àwọn ẹni ọlọ́run èyí fẹ́ bí nǹkan tọ́pọ̀ àwọn òwò yìí mú nìsìn irú hayatu kanu mọ́ọ̀tù mẹ́tẹ̀ẹ̀ta lẹ́rí ọwọ́ akù kí ni ọwọ́ akù hayatu mẹ́ta kí lákọ́kọ́ ọkọ́ alhayatu kọ́bùlà lè hayati wujudun kí ẹ máa tẹ̀mí kọ́ tó dáyé wujudun ni láyẹ̀ ní kò bí ahadin illallah ọlọ́run nìkan lónìí kó tó tọ́lọ̀ ń gbé ádámà kalẹ̀ ó tó di pọ́ tẹ́lẹ̀ kí ní tí ń bẹ tẹ́lẹ̀ káwọn àjẹ̀nú tó dé kí ní tí ń bẹ kí màláíkà tó dé kí ní tí ń bẹ alhayatu qabla alhayati lillahi al-wahid al-qahhar òun nìkan lórí sọ tó rọ́ sọ pé kuntu kanzan makhfiyyan èyí tí ń bẹ ti pẹ́ ti pẹ́ ti pẹ́ bàrà bọ́ọ̀tù àdọ̀rọ̀fà àdíṣe kò dísí ni mo wá fẹ́ kí mọ̀ mí fàkàlàkùl kálkà mo ti wá dẹ́ta ọjà àti àkìdára gbogbo kádàrá kalẹ̀ wọ́n àṣìbáàbà àti sábàbí fàbí ara fún fàbí ara fún ni fàbí ara fún ni jẹ́ sọ́mọ̀ mi ẹni tí ìbá fẹ́ ọmọ mi kò ní mà mí fi وذلك نور a الله بظلمات الحياة àwọn tó yẹ fún wọ́n dà kan nínú òkùnkùn mọ́rọ̀ bá dàrú jẹ́ kí láwọ̀ báyìí o ọ̀rọ̀ lórí báyìí mo lágbà báyìí àwọn tàà máa lọ pa tẹ́mọ̀ rí hayati hayati annasu mọ́ta fa'ida mọ́tù tàbàrù gbogbo èèyàn pátálòkú oríṣọ́ta bá tó yí torí pé gbàta mẹ́ta tara ó lè rẹ́rìn kó ni èyí rẹ̀ rẹ́rìn tó kó ìjẹ́ pé lè sunkún sí ọkó ìjẹ́ rẹ́rìn gbogbo ẹ̀lú ẹ̀yìn tọ́kọ̀ pàpọ̀ sí orí àwọn àwọn ní bẹnu àyà òfin àyà rẹ̀ àwọn ọlọ́run sọ wípé àwọn máa ń ká náà mẹ́ta ń fà àyà iná ọjà iná làwọn náà àrìyàmù sí kìí ما كانوا يعملون ànábì ọlọ́wọ́ ẹ̀ àwọn òjíṣẹ́ ọlọ́wọ́ ẹ̀ àwọn òye ọlọ́run tí ó èé tó tó èmú àláìlípọ̀ máa ara mú àwọn ní máa nǹkan mọ̀ nígbàtí nǹkan bá wọ́n ni mú bẹ́ẹ̀ kan pé kò tí wọ́n jù ní ìlágbẹ́já ní ọwọ́lé torí ti láàmà ti ọdọ̀ àwọn aláàjì wa tó ní isbon ilé wọn lọ́wọ́ ilé mọ́mọ́ nígbẹ̀ ni tó adam ti jẹ́ wá ti jọ náà wá sí wá wọ́ra wọ́n mú ọ̀pọ̀ wọ́n rẹ̀ lálẹ̀ báyìí wọ́n ń jọ́gráfì gbogbo ìlú Islam láti ìpìlẹ̀ ayé wọ́n ń bá bọ̀ títí èdè Sokoto èdè Borno èdè Kánò èwà èdè ìwádìí lọ́wọ́ kan wọ́n là báyìí nígbà tí wọ́n ṣe geography sí àwọn wòwà ìní mùsùlọ́wà àtijọ́ náà àwọn apadà délé ní àyí lọ́mọdá wọ́n ni a máa ti ká lẹ́kù sí ogun ọ̀sẹ́ bá tó bí àtà àwọn tó tún fẹ́ fi dáwà lẹ́kọ̀ọ́ kí lẹ rí tí wà sí tàbí náà wọ́n ni dáúdà kí ó sojú àwọn àánà fún mọ̀lá bẹ́ẹ̀ bá ń ṣe wà sí nǹkan náà máa sí máa àbúrẹ́ rẹ̀ bẹ́ẹ̀ ni èmi máa rí báyìí nígbà wọ́n rí pé tí wọ́n wá tọ́tán ní wọ́n hmm, yóò yàtọ̀ pé yìí kù mo béèrè lọ́dọ̀ àwọn bàbá mi mo sì mú mi lọ́dọ̀ àwọn àbá القصف الرباني يوم السلف العالم العابد المتصور لم يجمع الحلال مع الحرام الله لا إله قطف يوم ينكشف عنه الأمور والمغيبات يوم عالي يوم عالي طبعا ومن كان ميتا alùkùrá ní mọ́fúra jù bóyá lẹ́lẹ́ rí àmì wọ́n rúfẹ́ ní rí alùkùrá ní ìtàn pé ànúrù nóòrù ọlọ́kánà àbẹ́ta nóòrù ni ọlọ́kánà tí ó bú iná nóòrù ni a má tí a bá sọ̀rọ̀ zulma zulma tó ń ọkà zulma tí onísábà máa lò zulma tó tí ẹ bá tẹ́kì àárín àwùjọ kan láyé kan nínú mímọ̀ inú ẹ̀sìn zulmọ́tò ọ̀dàbò zulmọ́tò lùfàkì mọ́tò àbábẹ̀rẹ̀ náà ó kú kú oṣù yọ́ dàbólúwẹ̀ mú láti rówó wà yóò rówó sí àwọn ẹgbẹ́ wa ní náwó yìí táwọn ayé ni tí wọ́n náà láyé àjẹ́nà zulmọ́tò alìmọ̀rọ̀ òkùnkùn ìbànújẹ́ ó gbòógán ni wàlìkárìbì bùkátà ó gbòó kò ní ráyè sọ kò sí lónìí bá yẹjú ẹ̀ àwọn tó láwọn pa ní ìbò ni wọ́n ti yẹjú ẹ̀ nísìn ó sì fi ó tàbẹ́ pa àwọn pẹ̀lẹ̀ ìdánjú oní jẹ́ wọn ni ó pè nínú ráyè ọ̀nà tí ó ìyá ni ẹjẹ́ wá alẹ́ni ọlọ́run bá la ìmọ́lẹ̀ fún fìtúrù máa tẹ̀lé ìsẹ̀lẹ̀ ọ̀tà ìmọ́lẹ̀ wọn ní àdé yóò fi mọ ibi tó wọ́n gbà ọba déwájú àgbàlagbà yóò mọ tí ó sọ ọba déwájú ọmọdé yóò mọ tí ó sọ ọba déwájú àgbà kéwu náà sọ́rùfù wọn kún yẹn ni bí ìmọ́lẹ̀ ọlọ́run bá dé kò ní fẹnu kàn yí tí ó yìí nú ẹni ọlọ́run bá fẹ́ lò yóò jẹ́ pé alhayatu fil hayati nóòrù ládàbò ọlọ́run bá ti lè fún ọ. Pẹ́kún bàbá sọ̀rọ̀ ìbínú ní ọjọ́ àti tí bàbá yìí bàbá yìí lọ́bá kú. Tẹ́ẹ̀dì bínú balé jẹ́ ni, àlébà. bínú bẹbí jẹ́ torí gbà tó ti máa náà rùn fọ́nù tó ti tilẹ̀ lábárí tó ti jámì àti ó ti ti mọ́ríkàtì tí tó ti ti àdàbí ẹ̀dẹ̀ lọ́wọ́ kì í mìíràn látọ̀ fún ọ̀rọ̀ ọ̀gbàmọ́ lẹ́gbàdẹ̀ àárí ti mìíràn onáà ní bọ́nú òkùnkùn lẹ́rí wọn kìí ṣe ni ìmọ́lẹ̀ tó ga alhayatu fi Allahi mọ́tún bá dáwò hayatun ní ẹ̀má lè ṣe tọ́lọ́run yọ́ dàbí dìndìnrìn yọ́ dàbí ọ̀dẹ̀ àmọ́ hayatun yọ́ gbẹ̀yìn ẹ̀ tọ́lọ́run fi sọ fún ànábì pé mọ́ yẹ amẹ́mìnà sọ yà á ti fàwọ́ mọ̀mínà fàlànà ìyẹ́nàwó hayata sọ ìbátà ìgbàmí kí ọlọ́run sọ fún ànábì Muhammad kí lànẹ́bì náà wá sọ fáwọn sàábẹ́ nípa ìtẹ̀mí ayé tí ó jà lù ọ̀run téèyàn kí ní sọ́ọ̀tì ayé tí ò kí ní sọ́ọ̀tì alkiyama àti sọ̀tẹ́ ìlànà Ànábì sallallahu alaihi wasallam. Ọmọ ni a ní àbí rìbọ́yí. Àmì Olùkúnmọ̀ owó pẹ̀lẹ̀ ẹ̀ta ìrìnṣẹ̀ tó rí. Wọ́n fún ní ìwà mẹ́ta tí ọmọ owó ìfẹ́ nǹkan mẹ́ta fún. Ọ̀rẹ́ tó ṣúkẹ̀rà lẹ́yìn fẹ́ nípa olùkẹ̀rẹ̀. Wọ́n jẹ́ ọmọ dúpẹ́ àìríjẹ rí mo kò ní ìhùn ní jẹ́ ó ṣàìmóore tẹ́mi ọlọ́run wọ́n máa rán létí pé ọ̀pẹ́ ni ọmọ adá tó máa dúpẹ́ ńgbà tí di ń pa tó máa dúpẹ́ ńgbà tí orí bùkátà sí tó máa dúpẹ́ ńgbà tí nìrọ́bà. wọ́n dúpẹ́ aláyọ̀ ọlẹ́kùn ní síyá. yóò sì máa rántí ọlọ́run kò ní gbàgbé ńgbà kan kò sí ń jẹ́ òun wàbí ọlọ́run ومحبة لا يؤثر على محبة محبة المخلوق Ìfẹ́ àwọn ará ayé ìfẹ́ dúkìá kò ní mú gbàgbé ìfẹ́ mi ọlọ́run ìfẹ́ mi ni ó lékè. Àìsẹ́ àhábà ní ti tí ti fẹ́ràn òun náà pẹ̀lú ohun tó bá fẹ́. Wà á kúta ojú inú rẹ̀ ojú inú ẹ̀ yọ́ ma fi rí títóbi èmi ọlọ́run táwọn èèyàn bá rí wọ́n máa dáàmà. wà láàárọ̀ ọkùn fi wà lè yẹ̀ fásọ̀ tàbí àkọ́lì sí ìwà ní ti gẹ́gẹ́ pamọ́ fún àtírí àwọn ẹ̀dá ọrọ́kùnrin yọ́ mọ̀ dídé yóò sì mọ̀ wòsẹ̀ kóróbìnrin yọ́ mọ̀ dídé yọ́ mọ̀ wòsẹ̀. wà láàárín ìpínlẹ̀ ìpínlẹ̀ yóò máa pè tó bá jẹ́ nígbà táwọn máa ń jẹ́ ìranù jẹ́ owó fídíò jẹ́ owó tẹ́lú ìyàn máa bẹ̀rẹ̀ rẹ̀ mi ní kú. àtẹ́yẹ́kọ́ sí àdúsùn ọmọ ẹ̀lọ́ha lókìínà. ti ní máa sọ. wọ́n kẹlẹ̀ ẹ̀rọ màláìkà yóò ti máa gbọ́rọ̀ tẹ̀mí ọlọ́ máa pọ́ta Èyàn lọ́wọ́ àti gàgá àtìrí ayé fún èyí tí ìfihàn àwọn ẹ̀dá yòókù wọn máa rí torípò náà ti ṣíra kò lọ́dọ̀ àwọn ẹ̀dá rí. Wà ó ní bí sí ọ̀rẹ̀ àyá kò ní fẹ́ wù àìdá kò ní fẹ́ rí àìdá kò ní fẹ́ ti jàmbá. ọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ àìní ni àlàkà ní kòkú ló hàn. bọ́n bá ń tí ń tijú ẹ̀mí ọlọ́run gbogbo ayé ọmọ á tijú ẹ̀ àjẹ́ ọmọ tijú ẹ̀ oṣù ọmọ tijú ẹ̀ ìrẹ̀lẹ̀ ọmọ tijú ẹ̀ aláfọ́ ọmọ tijú ẹ̀ torí fóònù náà tijú ọlọ́run. ọ̀rẹ́mọ̀ fún yàrá rẹ̀ ní sókùn bọ́ wà ní yàrá kan títí ń ṣẹlẹ̀ yàrá kẹta ní rẹ̀ yóò ti mọ́dá mọ̀. wọ́n láàrùn fi ẹ̀lẹ̀ ìtẹ́ àmì ìdẹ́yẹ̀ sí wà ní ọ̀rọ̀ náà súnnà ọrọ̀ òsì àtọwọ́ rírìzẹ̀ tàríṣẹ́ wọ́n fà owó hàn láì ní lù àdó àìní ìjẹkújẹ àti ní ìkẹ́ ayé wó fi hàn ìyà ayé mi tí wá àmàtí ẹgbẹ́ àti ìyà ayé wó fi hàn Wọ́n máa wọ́n á sí bàbí mẹ́rin bí

àbúbákìrì nítọ́lọ̀ olóòwò ṣe bá wọn ní mẹ́sàbá sí ọ̀nà sàárè ọlọ́lẹ́bì ní ma bá na jú ní tẹ́ ìníjà màláìkà mú kára ti nàìjíríà ọdá aláwọ̀ Òkùnkùn sàárè onítọ́dọ̀ ẹ̀, ìbànújẹ́ sàárè onítọ́dọ̀ ẹ̀, àwọn sàárè onítọ́dọ̀ ẹ̀. Wọ́n hàn láì mọ̀sùn láì. Wọ́n á jẹ́ ìgbẹ́gbẹ́ alìkẹ́ àmà wọn ní jọ́ dàmú pẹ̀lẹ́pẹ̀lẹ́ wó jíjọ́ mọ̀ wọ́n á tó fi rúzẹ́ wọ́n jù ní ọlọ́run. ti lọlé àtàwọn afáwà àgbàlagbà yìí àwọn bàbá tó hàádọ̀ bàbá tó kàmáàlì bàbá rẹ̀ kìí ó bí wá gbà bàbá obìnrin bí wá sọ́ọ̀lẹ̀ àti gbogbo àwọn ẹni ọlọ́ bàbá wọn báṣàrù àti gbogbo àwọn tó lọ́nà bàbá ìmọ́mù tàná ọlọ́mọ́sàbà kẹ gbogbo wọn bàbá àbàrà kí ọlọ́mọ́ra kẹ gbogbo àwọn ẹni ọlọ́tọ́ lọ ọlọ́mọ́ra kẹ wọn ọlọ́lá ìlà ìlàlá ọlọ́mọ́ fún ọlọ́run mẹ́ta tàwọn òkú wá ọdún náà sí iná mẹ́ta pẹ̀látorí ìmáàmù àgbájí tèmi bàbá tọ̀sírí àgbà ní ilé sáwọ́rà àti gbogbo àwọn bàbá kọ̀ọ̀kan pàápàá bàbá wa nílé kéwú bàbá wa gbà nípa gbà àtàdúrà fáwọn náà àwọn bàbá wọn wọ́n tún wọn bàbá zakariya agójì bàbá isaaka gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àtàwọn tó lẹ́tọ̀ọ́ ká tún àwọn tí wọ́n kọrúkọ بابا خليفة اه، جزاليكو بابا خليفة جزاليكو أنو أتومي وبوهنا نتدوى أتني أبطو كتا داكو بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يكن ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله صمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد ọbẹ̀ látòrí bàbá àlífà àti mọ́mù tèmi ayélujára mọ̀dún olùmọ́sẹ̀ àwọn bàbá tọ̀síì àti gbogbo tó tó so mọ́ àwọn àlífà àwọn ẹni ọlọ́run bàbá àlífà bàbá sókè máì àti bàbá àlífà ní ẹ̀ẹ́ ilé oníwúrì yìí bàbá ọ̀sà fún mẹ́lẹ̀ àwọn akọ̀bọ̀ fún bàbá ọba lọ́rí náà ìmọ́mù fúlàní mọ́màdé ìmọ́mù gàmbàrí ajá mẹ́sì ìkálà ọ̀dọ́gbọ́n olórí gọ́ọ̀nà iná sí mẹ́ta mẹ́ta mẹ́ta àwọn náà ní pínlẹ̀ kálukú sí ṣe dáadáa ìṣòro بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله السلام عليك إن أعطيتك الكوثر فصل لربك وانهر إن شانك هو الأبقى وأعطاك tí wọ́n ń jẹ́ àrólé fún bàbá àtọmọ ilé ọlọ́bà tó ti yẹ o àmì ẹ̀rọ ẹ̀bá sọ̀kà ilé ilé nínú ọlọ́mọdé ìrù ọmọdé ìdí wọ́n máa yẹ́ sí pé ìyàwó wọn bàbá tó lọ lé ìyàwó Hájára pé àwọn náà ń gbà tó pọ́tún mẹ́wàá gan ni bàbá náà lọ́ọ̀ bá wọn ọlọ́mọdé àtẹ ogun wọn náà àmì àwọn àbúrò yẹn àlífà ọlọ́dàkùnmọ́sẹ̀ yẹn ó ta ara yín

ọlọ́gbà ìdájí pẹ́ o tó wọ́n fún mi ní ìhàn rífà tó wọ yóò ọgbà kájà bàbá wa ní ilé wa ní ọ̀hún ní ilé lọ́mọdá ilé oníṣẹ̀ṣẹ́ ilé àfá àbí tó harvard akíyín púpọ̀ àti ogun àwọn àgbàlagbà tó wà ń kalẹ̀ àwọn àfá mi níwájú iye ẹ̀pọ̀ ọlọ́run lára wa torí mọ́ríkà torí mọ̀díù lẹ́fẹ́ pọ́n wáyé ọlọ́mọkàn yẹn lábùkù Hamid bá ta ìdágbé gbẹlọ́run ogun ẹ̀yẹ ọ̀ṣọ́ àgbáyé ẹ̀yìn ìdíyàlù ni yóò tẹ́jì jẹ́ sàbábù ní yóò ìdíyàlù gẹ́dì mọ́jà padà sí bọ́bá yìí o àfá àwọn oníwà sí tó ní ìwọ́n àwọn sàkúrà fún wọn àlífà àgbà àbá aláyíká àtàdúrà fáwọn náà alfàtàhà bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين نعم أما بعد أعوذ بالله تعالى قد جاءكم أيها الكافرين